الحمد لله وكفى والصلاة والسلام على من لا نبي بعده نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وسلم أدوك فن الله سبحانه وتعالى أترى لكم كاتي قفوا النبي محمد صلى الله عليه وسلم إليه تياج بيهو لني وناني ìṣàlàyé ewu tí ń bẹ níbi ìmọ̀ kèkè sí tribalism ikú àwa àwa àwa Yorùbá àbáwa Haúsá àbáwa Ìgbò àwa àwa àwa àti ìmọ̀ pèpè sí kámọ̀ pèpè sí èyí tó ń pè ní pan-Yorubáism lè tó ti ṣẹlẹ̀ láwọn ilẹ̀ sí nígbẹ̀yìn lè pè ní pan-Arabism oní kámọ̀ believe kámọ̀ kèkè lọ sí wípé ẹ àwa Yorùbá afẹ́ dáṣe afẹ́ nílùú tiwa lè ṣe pé in támọ̀ fi dájọ́ mbẹ̀ kò ṣe òfin Ọlọ́hun subhanahu wa ta'ala àmọ́ tí àwọn wa tí wọ́n wà lórí Allah ti làwákùn níbi bẹ̀ nínú ẹbọ àti iṣẹ́ Islam ẹ̀mọ̀ lákọ̀ọ́kọ́ ikú Allah subhanahu wa ta'ala wọ́n dáwa wọn ò dáwa káwá jẹ́ Yorùbá wọ́n dáwa káwá sin Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ni lọ́lọ́bí sọ́nù Kùránì wípé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun Ọlọ́run ní àtẹ̀yìn àtàlìjẹnú ìdá ẹnìkẹ́kan nítorí ìdí kan tí ìbá ń ṣe kan máa jọ́sìn fún mi Ọlọ́run ní mi bèèrè lọ́wọ́ yín kẹ fún àrísìkí ìyìn sì bèèrè lọ́wọ́ yín kẹ mọ́ fún mi ló ń jẹ àti Yorùbá ni àtàwúsá ni àti Ìbò ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni nítorí kalibà mọ́ jọ́sìn fún ọlọ́ọ̀bá nìkan ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tí wọ́n sọ fún wa látara akọ àti abo òun dá wa òun wá sí wá ní ìran ìran Ọlọ́run ní mo pé ẹ̀yin èèyàn gbogbo ẹ̀yin èèyàn lápapọ̀ mùsùlùmí ni ọ́ ni kèfèrí ni ọ́ ni olóòsà ni ọ́ ni àbí mùnáfíkí ni wọ́n dá yín látara ọkùnrin àti obìnrin mo wá ṣe yín ní ìran ìran ìran ìran mo ṣe yí kẹ́yìn kan jẹ́ Yorùbá kẹ́yìn kan jẹ́ Haúsá mo ní kẹ́yìn kan jẹ́ Lárúbáwá kẹ́yìn kan jẹ́ Núpé àbí lọ nínú àwọn ìran nítorí kẹ́lẹ̀bà máa dáyémà ni ọlọ́wọ̀ ní nítorí kẹ́lẹ̀bà máa fi ṣe ìyẹnràn láàrin ara yín àbí kẹ́ máa fi gbéra yín ga ìpẹ́ àwọn òmèmí ní ọmọ lúkàmàlémí òmèmí ní subhanahu wa ta'ala ọlọ́wọ́ inna akramakum inda Allahi atqakum ẹni tí fi ń lápọ̀lé jù lọ́dọ̀ Ọlọ́run kìkín ṣe Yorùbá ẹni tí fi ń lápọ̀lé jù lọ́dọ̀ Ọlọ́run ọba kìkín ṣe Hausa bí Ìgbò ẹni tí fi ń lápọ̀lé jù lọ́dọ̀ Ọlọ́run ọba òun lẹni tí bá fi ń bẹ̀rù Ọlọ́run ọba subhanahu wa ta'ala jù nínú yín ilé tó tẹ̀lé nínú àwọn alámọ̀rí ẹni tó bá fẹ́ gbé ju bó ṣe yẹ lọ ẹ̀sìn wọn padà bó mọ́lẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹni ànábì sallallahu alaihi wasallam wípé Allah subhanahu wa ta'ala wọ́n rán mi pẹ̀lú ìṣẹ́ ọlọ́ọ̀ba lọ́kan ṣoṣo léyìí tó rọrùn láti ṣe eléyìí ó mọ́ tọ́kàlẹ́wà síbi wípé gbogbo nǹkan tí ẹ̀sìn Islam bá mú wá gbogbo nǹkan tí ẹ̀sìn Islam bá ní ká ṣe gbogbo ẹ̀ ìrọ̀rùn ló bá dé kódà èyí tí ó bá látara líle yẹn ìbẹ̀nẹ̀ lẹ́ti rí ìrọ̀rùn alámọ̀rí tó kù òun náà ni pé sẹ́rí sẹ̀ríà islam sẹ̀ríà islam ó wá láti wá dáàbòbò àwọn nǹkan bí márùn kan ní àkọ́kọ́ nínú àwọn nǹkan márùn òun náà ni wá dáàbòbò ẹ̀sìn ẹ̀sìn gangan wá láti wá dáàbòbò ẹ̀sìn ìdí ni wípé ẹ̀sìn náà ni ó bu àwọn nǹkan yókù òun ló fi jẹ́ pé ẹ̀sìn yìí agbúdọ̀ dáàbòbò pẹ̀lú gbogbo ọ̀nà tàbá ma fi ń dáàbòbò nǹkan ló jẹ́ pé ìsìlámù fàyè gbà kó jẹ́ mùsùlùmí lè ní kó wá ló ṣe ìsìlámù má na nábi fi ń sọ sallallahu alaihi wasallam pé man baddala dinahu faqtuluhu ẹni tó bá yí ẹsẹ̀ rẹ̀ padà wọ́n ń ni a ní ànẹ́bà Muhammad sallallahu alaihi wasallam wọ́n sọ wípé kò tọ́ kíyàn ta ẹ̀jẹ̀ mùsùlùmí lẹ̀ tí ẹ̀bá ń ṣe nítorí nǹkan bí mẹ́ta kan nínú rẹ̀ òun náà ni ẹni tó bá fi ẹ̀sìn Islam múlẹ̀ ìdí ní pé ẹni tó bá fi ẹ̀sìn Islam múlẹ̀ ó fẹ́ máa mú ẹ̀sìn léré ni ó fẹ́ jẹ́ káwọn olómi náà máa fi ẹ̀sìn Islam múlẹ̀ àsìgbọ́dọ̀ dáàbòbò ẹ̀sìn Islam yẹn ló fi jẹ́ pé ẹni tó bá sọ ìsọkúsọ nípa ẹ̀sìn Islam èyàn gbọdọ̀ ṣàlàyé fáwọn èèyàn ìdí nípa gbọdọ̀ dáàbòbò ẹ̀sìn Islam tẹ́sìn bá lè bàjẹ́ gbogbo nǹkan yókù náà tó jẹ́ àwọn àlámọ̀rí ayé wa gbogbo ọba jẹ́ ni nínú nǹkan tí ẹ̀sìn Islam wá dáàbòbò òun náà ni anasil anasil òun náà ni kí náà ń pè ìjẹ́ bàbá sọ́mọ wípé okùn ẹbí inú nǹkan tí Islam wá sọ nìyẹn èmi ní bàbá ní ọmọ mi ní ọmọ mẹ́ta mo bí kí gbogbo ilé yìí kó jẹ́ nǹkan tí ó sọ òun ni kó jẹ́ nǹkan tí ó gba sísọ nínú nǹkan tí Islam wá ní ẹ ló jẹ́ pé Islam ó wá fi àwọn ìyà kan sí bíbẹ̀ ìyà tí Islam fi sí òun ni pé ẹni tó bá fẹ́ da sísọ okùn ẹbí yìí tó bá fẹ́ dàrú ànẹ́bì ni ẹ̀pá Ọlọ́run ni ni ló jẹ́ pé onízìná wọ́n mọ̀ lẹ́kọ̀ọ́ pa wọ́n ni tó bá jẹ́ pé onízìná òun ti lọ́kọ àbòtì níyàwó rí tó bá jẹ́ tí ó ti lọ́kọ rí ni tí ó ti níyàwó rí ni wọ́n ma ń ṣe wọ́n ní búlálà ní 100 ni wọ́n nà wọ́n kí nìdí láti lè fi dẹ́kun ẹ̀yin yòókù náà kò níbi ìwúrúwà yìí láti lè fi lẹ́yìn kò níbi iṣẹ́ burúkú yìí lẹ́tàn pè ní zina lẹ́fùwá rí pé tí zina àbáwọn nǹkan báyìí tó bá ti wá ni ma pọ̀ sí láwùjọ àwọn èèyàn wá lọ ṣe DNA káàkiri bàbá mi ṣẹ̀ṣẹ̀ mọ̀ lẹ́yìn ọdún mẹ́wàá ipò nǹkan lòun ni àwọn ọmọ márùn ti bẹnu ilé òun ìyá mi ó ń ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé ọmọ ilé igan bóyá kò wá ń bò mí ni àbí ká ní pé wọ́n jọ pín ní àbí báyìí lọ ni nínú àwọn DNA tó ń tú àṣírí rẹ̀ fáwọn èèyàn ṣèbẹ́sì ìsìláàmù ti mú wá ni wọ́n lẹ́kùn pa làwọn olórí ó lẹ́kùn pa gbogbo àwùjọ sì lálàáfíà gbogbo àwùjọ tẹ́yẹ́ ní ó lálàáfíà tó má ti lẹ́kùn pa èèyàn mẹ́ta nìkan tó ní kálukú ti rí pé wọ́n ń pa èèyàn tí má ti ṣe zìná wàláhì gbogbo ṣáwà burúkú tí ń bẹ lára rẹ gbogbo ìwọ ojú kòkòrò pé obìnrin olóbìnrin náà mú ń wá kí gbogbo mi ó sì kú mọ́lá àmàláfẹ́ àfíòfin ọlọ́wọ́ba àwọn rí ìbínú ọlọ́wọ́ba gbogbo àwọn pariwo nínú kàtí islamu asọ́ òun náà ni làákàí ló fi jẹ́ pé ẹni tó bá ṣe nǹkan tí islamu bí ni ẹni tí ń fagbó ni àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ islamu ní ẹ̀fìyà jẹ́ wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ islam ṣe sọ ẹni tó bá pẹ nìkan ló ní zina àbí tó fẹ́ bọ ọmọlúwàbí rẹ̀ jẹ́ Islam wà la àwọn ìyàkalẹ̀ fún tẹ́ fi jẹ onítọ̀hún so that ìjọ ọmọlúwàbí àwọn yóò ní ma bàjẹ́ nínú ẹ̀ náà ni dúkìá Islam wà láti wá ṣọ́ dúkìá wa wọ́n lẹ́ni tó bá jalè ó léye òdìwọ̀n tí ó dé kìí ṣe tó jí biskit àbí tó jí pure water ó léye òdìwọ̀n tí ó dé ká tó lè gé e lọ́wọ́ kódò tún láwọn mọ́jẹ̀mú mi tó tún rọ kiri ká rẹ̀ ká tó lè gé e lọ́wọ́ àmọ́ táwọn yẹn bá ti mọ̀ pé bí ń bá ilé jalè mo ti ń súnmọ́ àbí mo ti lẹ́tọ̀ọ́ sí ká gé mi lọ́wọ́ wallahi kò ní sí olè láwùjọ mọ́ èyàn kan méjì mẹ́ta mẹ́rin náà ni wó gé lọ́wọ́ gbogbo àwùjọ tẹ́yẹnyẹn látòkèdélẹ̀ yóò lálàáfíà ló jẹ́ pé ẹni tó bá ní àǹfààní púpọ̀ wá náà ti ẹni èyàn ti lọ sí hajj àbí kí ẹni ti lọ fún ọmọrọ àbẹ́lòmí ti láǹfààní àti gbé ní Saudi Arabia tó bá lọ lórí títì ó lè rí pẹ́ ń gé àwòyàn lọ́wọ́ nítorí tán sọ fún lórí social media ní wípé tàbá lọ ṣẹ̀ríà wọ́n ma gé lọ́wọ́ ẹgbàwọ́ wọ́n fẹ́ ma lẹ̀wà lókò ní o èyàn mélòó lórí tọ́wọ̀ rẹ̀ gé ní Saudi àwọn tó ti gé lọ́wọ́ ti lọ àwọn yòókù wá ń gbádùn wọn ti gé àwọn kan lọ́wọ́ ni lọ́lọ́ fi ń sọ pé wà fílìkì sọ́ọ̀sì hayatun ṣẹ́rí ká dájọ́ fáwọn èèyàn kẹ́ni ìsẹ̀ kaba ìká lo ìdájọ́ yìí fún ẹ̀mí bẹ́ẹ̀bẹ́ anybody ò ní mú kódà tán bá mú gan wọ́n wà gbé fún ọ padà ní pé ẹgbàgbé kìíní yìí wọ́n kọ̀mpíà rẹ̀ sílùú wa ṣèbáànà lámọ́ sọ pé ìlú tí ò bá tó ní kálùkù mọ̀ pé tí ń bá ṣe nǹkan báyìí wọn ò ní ṣe nǹkan fún mi tí n bá ṣe wọn àbí tó bá tẹ̀ fẹ́ fìyà jẹ mí bóyá kàn tí mọ́ lé fún mi oṣù mẹ́fà kan yìí sì jáde kó ń bẹ̀ yìí sì wà máa gbádùn owó mi eléyìí gangan o àwọn eléyìí tawákàkàlẹ̀ yìí ń kọ́ o àwọn nǹkan márùn tí ẹ̀sìn Islam wá sọ nìyẹn Islam wá fi àwọn ìyà tó lé síbi ẹni tó bá fẹ́ fọwọ́ kan ìkan nínú mara àwọn yẹn nínú tá gbọdọ̀ mọ̀ ní wípé kí wá ní ìyàtọ̀ láàrin àṣẹríyà àti alhudud so ráwẹ̀ ìta kàkàlẹ̀ yẹn gẹ́yàn lọ́wọ́ lẹ̀ onísìnà ló kópa ẹni tó bá fi Islam lẹ̀ ẹpa àwọn eléyìí hùdúdù ni wọ́n ń pè wọ́n capital punishment ni capital punishment tí Islam gbé kalẹ̀ ni so wá rí capital punishment yẹn o gbogbo civilization ló ní capital punishment tiẹ̀ gbogbo ìlú ló ní capital punishment táwọn náà máa ń ṣe kódà tó bá lọ wo àwọn àwọn àwọn tó ti kọjá ó rí pàwọn capital punishment wọ́n burú jẹ́ ó láàmì tó ṣe pé wọ́n fi irin wọ́n fi bí lead àbí copper wọ́n fi mọ ìrere bí ẹran báyìí wọ́n wà ti sí fi ilẹ̀kùn sí wọ́n wà ti èyàn sínú rẹ̀ wọ́n bá fẹ́ pọ́níṣì ẹ̀ wọ́n wà ti sínú ìntán irin ma wọ́n wà lọ́kì mọ́bẹ̀ wọ́n wà dáná sí kìíní ẹ̀ ẹni yóò máa ṣe láàyè wọn nípa yóò máa ṣe láàyè ni capital punishment àwọn nǹkan ni gẹ́gẹ́ ni Islam náà wá láwọn nǹkan míì capital punishment kí wá ní problem pẹ̀lú capital punishment nínú ẹ̀sìn Islam nam sharia wá ní òun hududu lè yíta tẹ́lẹ̀ bá ti gbọ́ ṣẹ̀ríà in ti gbọ́ ni pé ọwọ́ ti lọ ṣẹ̀ríà hey wọ́n lẹ̀mí lókò rárá ṣẹ̀ríà fẹ́ jù bá ń lọ ṣẹ̀ríà bẹ̀rẹ̀ níbi pé ká jẹ́ ká make sure páwọn èèyàn wọn ò máa ṣẹbọ pẹ̀lú ọlọ́run ṣẹ̀ríà àkọ́kọ́ oníkẹmọsí náà lọ́kan ṣoṣo ẹ̀ sì gbọ́dọ̀ ṣẹbọ pẹ̀lú rẹ̀ ṣẹ̀ríà Muhammad sallallahu alaihi wasallam ká mọ́ tẹ̀lé àwọn Muhammad sallallahu alaihi wasallam ilé kọ́kọ́ làgbọ́yé ṣẹ̀ríà náà so hududu tó wọ́ iná òun náà kó sínú ni tọ́yìb ìyẹn náà títí yé èyí tó kù ní wípé pàtàkì ìwálù àwọn kìíní pàtàkì rẹ̀ náà ní tọ́lọ́run sọ fún wa nínú níbi hayatun ipé ń bẹ níbi kìsọ́ọ̀sì ìmọ́ lu àwọn capital punishment yìí ká mọ́ lò láwùjọ ta ní ó lò kèkí ṣe individual olórí ìlú ní lò kèkí ṣe mìíwà ní mo mú ẹnìkan ìwà dáná sun rárá èmi mo mẹ́nìkan ó jalè ẹgbẹ́ lọ́wọ́ rárá kọ̀tọ́ ilé kí o tí wá tàbá ti mọ́lẹ̀ ágẹ lọ́wọ́ ni rárá olórí ìlú tó ní àṣẹ lórí ìlú òun ní ó institute pé òkè kí làwọn nǹkan tí Islam gbé wá eléyìí ni òun náà lámọ́ lò ìgbà tó ṣe ké mùsùlùmí ni wá kí wá ní ṣe àwọn ẹnìkan táwọn wulẹ̀ ti ń takó gbọ́ ẹ̀sìn Islam wal iyadhu billah èyí tó wá jẹ́ kókó tọ́pìkì ìta wá ń sọ yìí gangan ń wá ní wípé ní bí á bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ó ṣẹlẹ̀ wípé ọ̀rọ̀ ń um, sharia court wọ́n fẹ́ gbé àwọn ṣẹ̀ríà kọ tí ilẹ̀ Yorùbá láwọn southwest bí a bí Ọ̀ṣun Ìbàdàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ báyẹn láwọn ìlú tó ṣe káàmà amọ́kàn pé àwọn ilẹ̀ Yorùbá láwọn ilé yìí láwọn ẹnìkan bá dìde wọ́n láwọn ò fẹ́ ara àkọ́kọ́ ni wípé ṣẹ̀ríà court ẹ mọ̀ wo ṣẹ̀ríà court kò sẹ́nì kankan tó lò kò sẹ́ni tó fẹ́ ṣe capital punishment òun ò ṣe capital punishment òun sharia court tán fẹ́ gbé kalẹ̀ gan àwọn bí customary issues ọ̀rọ̀ fẹ́ ṣe nìká irú sharia court ti ń bẹ ń bẹ nínú lọ níbẹ̀ ilé ti ń bẹ òkè challenge mẹ́ kí ló ṣẹlẹ̀ sí kẹgbẹ́rù sharia court sílẹ̀ Yorùbá kí wá láwọ̀rọ̀ ní pan Yorùbáism tí wọ́n ń lọ ó ní pé kí ni ilẹ̀ Yorùbá níbi billahi minash shaitani rajim kí ni yóò wá ní kò ní dùn ọ́ tó tó bá ń gbọ́ lẹ́nu ẹni tó pẹ̀rẹ̀ láàfáà ní bá ń sọ irú ìsọkúsọ yìí pé ha ṣe ilẹ̀ yóò bá ní bí ẹfẹ́ àmọ́ ló ṣẹ̀rí àlẹ́wọ́ lórí bí kò sẹ́nibọ̀dì tó lóun kọ́kọ́ fẹ́ ló ṣẹ̀rí àlẹ́wọ̀ lórí ohun pẹ́lẹ́bọ nìwọ kó ló sà níwọ̀ náà ni ikú òkè àwa mùsùlùmí àwọn tó níṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀fẹ́yàwó ẹ̀sì àwọn nǹkan ní ìṣẹ́ tó bá ní ìṣù pẹ̀lú ráwọn kan báyìí òun lọ sí ẹ̀rí akọ̀tì ní afẹ́pín ogún kíní àkíní kan òun lọ sí ẹ̀rí akọ̀tì ok ẹ̀yin náà ẹgbẹ́ ifá kọ̀tù yín kalẹ̀ tẹ́sìn yín bá létò kẹsì fún wa níbi tó wà nínú àkọọ́lẹ̀ láwọn kẹtẹ fẹ́ máa lò àwọn tá a wa gbogbo tó wà nínú àkọọ́lẹ̀ ìyẹn jẹ́ láwọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì nínú nótọ̀ yẹn àbí òkè lábẹ́ nótọ̀ yẹn gan-an òun wípé fúra ìwọ mùsùlùmí má jẹ́ kan fi yorùbá yorùbá má ta'ala ẹ̀yin tánàbí pé ní ìpẹ̀pẹ̀ jahiliya má jẹ́ kan fi gbé ọwọ́ náà nítorí ní ìsinmi ìkíní ẹ̀lọ lórí social media wọ́n a máa jẹ́ pé ìwọ Yorùbá ìwọ Yorùbá ìwọ náà wà máa wo fídíò báyìí pé ah òótọ́ ni Yorùbá ni mínà ẹ ká jà fúluwa Yorùbá ni mínà ẹ ká jà fúluwa jà fúluwa èyàn fẹ́ gbéra àyàn kó nínú ẹ̀sìn Islam bọ́ sínú kúfù nìyẹn ìdí ni pé yìí tí wọ́n ń pè ọ sí yẹn wallahi wọ́n fẹ́ revive ẹbọ àti ìmọ̀sìn òsà ní ìsinmi lórí social media wọ́n beautify Ọbàtálá fún ọ ní ìsin lórí social media wọ́n beautify Ṣàngó fún ọ wọ́n tún Ṣàngó mi yá Ṣàngó tó ní kálukú ti mọ̀ pé Ṣàngó tí ma ń fẹ́jẹ̀ wẹ̀ ni tani o mọ̀ pé Ṣàngó ma ń fẹ́jẹ̀ wẹ̀ Ṣàngó ọkọ̀ ya àbí kíní kọ̀ọ̀kọ̀ ya tani o mọ̀ pé Ògún wọ́n bẹ̀rẹ̀ ajá sídi Ògún ni tani o mọ̀ ní wá pé orò sọ ọmọ tán pẹ̀lú orò mọ́ni wọ́n fẹ́ fi ìjẹ́ Yorùbá fẹ́ fi gba ẹ̀sẹ̀ Islam lọ́wọ́ rẹ̀ wọ́n bẹ̀ ni ma pín wọ́n wá ń píkṣọ̀ rẹ̀ bí pé Islam ẹ̀sìn Haúsá ni ẹ̀sìn àwọn Haúsá ẹ̀sìn ni ẹ̀sìn àwọn kìníkan ni wallahi yọrọ ni ẹ̀sìn gbogbo ayé oní ẹ̀sìn islam ẹ̀sìn tí gbogbo ayé ń ṣe léyìí tí Ọlọ́run bá fi rán nígbà Muhammad sallallahu alaihi wasallam sí gbogbo ayé oní islam mọ́ agbátàn jẹ́ o pẹ̀lú àwọn tí wọ́n ń islam àwọn tàwọn náà àwọn ìmí lè gbé láwà ní sórí ìmí náà lè dé fìlà kódà ìmí náà kó náà bọ́ sórí social media kó mọ́ sọ ìsọkúsọ ẹ́n kìníkà kìníkà ìgbáwo kí ló tẹ́fẹ́ gbé kọ́ tí ilẹ̀ Yorùbá ṣe Yorùbá ṣe lu Islam wá ní ṣe bí ilẹ̀ Yorùbá ní kìníkà kìníkà ẹfà àwọn onísàngó náà lẹ́nà ẹjẹ́ káwọn náà ṣe tí wọ́n náà ìgbáwo kòkó bábà sáàsùn nínú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wallahi dáwàtún jahiliya jẹ́ kí fún ọ ní hadithi Muhammad sallallahu alaihi wasallam ó ṣe ìláyé wọ́n pé àwọn méjì jọ ní fanfa ìkan jẹ́ muhajiri ìkan jẹ́ ansori tó ń ti pé al-muhajirun in tọ́lọ̀ dákọ̀ ní kùránì ni al-ansori in tọ́lọ̀ dákọ̀ nínú kùránì ni alfadun islamiyya àwọn alfadun ti ń bẹ nínú islamu ni muhajiri àti ansori bá mẹ́ ìsíwájọ́ ń jà ìkan wá ní pé wà ánà bayna adhurikum àwọn ah, náà pẹ̀pẹ̀ jahiliya tí mo sì ń bẹ láàrin ń bẹ̀yìn anẹ́bí káùntì ẹ̀pẹ́ ìpẹ̀pẹ̀ jahiliya ni tó ń ti pẹ́ ń tán pẹ̀pẹ̀ sí bí i personal difference ni bọ̀ ìwọ́n ń pè àwọn èèyàn tí ẹ ìwọ́n náà ń pè àwọn èèyàn tí ẹ ibẹ̀ káwà sọ̀pọ̀tì rẹ ìpẹ̀pẹ̀ jahiliya ni kínìdí kò yẹ kẹ́ pé ó pẹ̀pẹ̀ bẹ́ẹ̀ ó fi ẹ̀sìn how much more àwọn táwọn ń pè ọ lọ sí bí ẹbọ Islam àwọn táwọn fi emotion yìí ń ṣeré lórí social media kíní ẹ̀ ti pọ̀ ẹ́ Ọ̀rúnmìlà kíní kan ó live láyé àwọn Aristotle ẹ mọ̀ bí àwọn Aristotle ṣe jẹ́ bí àwọn Greek philosophers irú ẹ̀nà ni Ọ̀rúnmìlà jẹ́ gbogbo àwọn nǹkan tí ò sí nínú ìtàn tí ò sí lákọọ́lẹ̀ wọ́n ti wá ń gbé wá wọ́n beautify ìmọ̀ ṣe ẹbọ léètọ́lọ́n ti gbà lọ́wọ́ wa wọ́n beautify rẹ̀ ìwọ̀ tí wọ́n náà bá ń sọpọ́tì rẹ̀ mọ́ ipé ìdájú ẹni tí bá ń sọpọ́tì ìtakò ẹ̀sìn Islam wallahi munafiki wallahi munafiki lọ́lọ́n pẹ̀lú Qur'an munafiki la nẹ́gbà muhammad pé wọn sallallahu alaihi wasallam ẹni tí bá ń takorun ka báyìí òun gbọ́ kọ́kọ́ ipé ṣẹ̀ríà kọ́kọ́ lọ kọ́kọ́ gbọ́ná musulmi sì ni wọ́n ó kọ́kọ́ gbọ́ ṣẹ̀ríà náà ó yẹ kọ́kọ́ ṣubú lulẹ̀ báyìí ni pé eh ṣẹ̀ríà ni àbí ó yá bóòlà ṣe fẹ́ mọ́ lò ẹlẹ́ẹ̀kejì tún ní pé kí ni tó fi ń sá káàkiri kí ni reason tó fi ń sá tí ẹ bá ṣe pé ó ti e wọ oko àwọn wúwa rẹ̀ lójoojúmọ́ òsìfẹ́ kan gé ọ kí nìdí tẹ́rù fi ń bà ọ nígbà tó bá ti gbọ́ ṣẹ̀ríà kí ní bà ọ lẹ́rù bẹ́ẹ̀ ìgbà tó ṣe burú là ń ṣe látòkèdélẹ̀ a fẹ́ máa gbé ìgbé ayé Saudi a máa ń wúwa US a wá ń rí nàtíjà US a wá ní nàtíjà Saudi lọ ẹ̀kárí a ń rí kí náà pé èrè iṣẹ́ tà ń ṣe a wá ń expect pé ara o ó yẹ kí lù àti jájú báyìí lọ náà ẹ jẹ́ kí n bèèrè pẹ́ṣẹ̀ kan yín gbogbo àtàjẹ́ mùsùlùmí nílùú ta wà yìí bí pé afẹ́ lè ní pé 80% mùsùlùmí ni wá àwọn ìlú kan tó ṣe pé tẹbá ní kẹkún ọjọ́ 80% musulmi ni wọ́n kí ni reason tó ṣe pé tẹbá ti wá gbọ́ ìdájọ́ Ọlọ́run ọba àwọn musulmi náà ni mọ́ kọ́kọ́ dìde takù kí ni reason kí ni ẹ̀ ló ń fún àwọn ẹlẹ́bọ òun ló ń fún wọn ní ló ń fún wọn ní kíní kí ni ẹ̀ ti wá lágbára báyìí ó ti wá dà á fẹ́ di wípé a ti pin báyìí bá o ilẹ̀ àwa ni àwọn oníṣẹ́ àwọn aláṣìṣe tán àwọn olóníṣẹ́ sí mùsùlùmí ni wọ ìwọ náà sì ń sọpọ́tì rẹ̀ tó bá padà kó láyé ọmọ rí ó padà sin Ṣàngó kẹ́yìn náà pẹ̀lú tó ń sọpọ́tì ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run bá subhanahu wa ta'ala kásìmọ̀ wípé àwọn ìpìpé ẹbọ àti pẹ̀pẹ̀ jahiliya kí ló yẹ kí mùsùlùmí ṣe ó yẹ kí wa òun ni wípé ẹgbẹ́ kalẹ̀ mùsùlùmí ni wá èyí tó bá bá wa náà wí ń bẹ́ ẹ̀fì bá wa wí ṣèbófin Ọlọ́run ni kódà yìí bó ṣe gígé lọ́wọ́ òun náà bó ṣe lílẹ̀ lókòun náà ṣèbó ní ṣiṣẹ́ tẹ́ fi ọlọ́wọ́ ni ṣẹ̀bọ́ ní sẹ́ntọ́ fi ilẹ̀ ọlọ́kò ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ àwọn ọmọ rẹ gbogbo wa láṣẹ́ẹ̀fù tàbá bẹ̀rẹ̀ sí ní ló àwọn ọmọ rẹ obìnrin tàbá jáde wọ́n náà ọkàn rí ò balẹ̀ lórí ti jáde lo ìdájọ́ ọlọ́ọ̀bá lé wọn lórí kí ló ṣẹlẹ̀ sáwọn ọ̀dọ́ yòókù ara oníkálùkù balẹ̀ nítorí ó ti mọ̀ pé bí n bá ilé ṣe ọwọ́ yìí mo sì fẹ́ lò orí tí ń bẹ lọ́rùn mi yìí mo sì nídìí rẹ̀ bí n bá ilé ṣe sì náà mo sì níyàwó lé tẹ́lẹ̀ wọ́n pa ọ ẹwà wo ní ìsìn báyìí sugar daddy sugar mommy kìníkan kìníkan man friend man woman friend táwa ń ṣe káàkiri ìyàwó oníkálùkù wá save lọ́wọ́ ara wọn mọ́ ẹjọ́ ń gbénu compound ẹjọ́ ń gbénu ẹjọ́ ń gbé àdúgbò tó bá ti kú olè báyìí ọ̀rọ̀ ó sì máa eh ìyàwó mi ò save mọ́ nlé kí nìdí nítorí pé ẹ fẹ́ gba òfin ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kí ó ṣàánú wa Allahumma a'izzal islam wal muslimin وذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصر عبادك المجاهدين اللهم إنا نسألك أن تنتصر لأهلنا في غزة وكذلك في بقاع الأرض وأن تنصرنا على أعدائنا على أعدائك من اليهود والنصارى والمنافقين المتسترين بالإسلام اللهم ثبتنا على الإسلام اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم يا مصرف القلوب صرف قلوبنا إلى طاعتك اللهم حول هذا هذا البلد إلى بلد إسلامية تحكم شريعة الله اللهم أصلح ولاة أمورنا اللهم أصلح ولاة أمورنا اللهم أصلح ولاة أمورنا اللهم وفق ولاة أمورنا إلى تحقيق شريعة الله على الأرض لنعيش عيشة طيبة ونلقى الله وهو راض بنا فسبحانك الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك